الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدبكم الله سبحانه وتعالى أترى لكم كاتب يكون النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي أنشي على يفرع له هناني أنوار العبادة àwọn onírin ìrìn ìbádá tá gbọ́dọ̀ gbé fẹ́lómi ní Allah subhanahu wa ta'ala àti aláwọ̀kọ́ta sàlàyé lánàá wọ́n náà ni àdúwà wọ́n ni ìmọ̀ṣe dúwà àwọn mú ẹ̀rọ pé Allah subhanahu wa ta'ala níbi áyà suratu Saba gbogbo àwọn ìpìlẹ̀ tó ma ń táwọn yẹ ma ń gbára lé tó ma fi ń sẹba pẹ̀lú Allah níbi ayà méjì péré ọlọ́run ni qul ud'u alladhina za'amtum min dunillah la yamlikuna mithqala dharratin fis samawati wala fil ard ní dẹ́yìn Allah ni wọn wọn ò tí ń kéré jù bẹ́ẹ̀ lọ nínú sámà wà máa lahum fiha min shirkin kódà wọn ò ní ìpẹ́ kankan nínú rẹ̀ wà máa lahu minhum min zahir kò dẹ̀ sí ìkẹ̀kẹ́ nínú wọn tó rán ọlọ́ọ̀bá lọ́wọ́ wà la tanfa'u shafa'atu 'indahu illa liman adhina laha ẹni kẹ́kàn ò lè sì pẹ̀lọ́dọ̀ ọlọ́wọ́ bá àfihàn tí ọlọ́wọ́ bá pàmìtì lè tó ń tọ́ka sí wípé gbogbo àwọn tẹ́ ń pè ní Allah subhanahu wọ́n ti lose àwọn four categories yìí so ó lẹ́tọ̀ àti pẹ̀lú mídẹ̀ ọlọ́ọ̀bà ọlọ́ni pẹ̀lú ẹkùn mẹ́pẹ̀ ní ẹ ọlọ́tún sọ pé wà man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil Allah nǹkan tí ò lè dá olóòtú ti di yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun àwọn tẹ́ ń pè ọlọ́run ni wọ́n àmà àwọn tẹ́ ń pè tán wà nínú sàárì ni àwọn ẹjì tẹ́ ń pè ní àwọn òkúta tẹ́ ń pè ní wọn ò mọ̀ pé ń pè àwọn so kò nídìkẹ́ pè wọ́n ọlọ́run tún sọ mínú pé ọlọ́run pé in tad'uhum la yasma'u du'a'akum tẹ́ bá pè wọ́n kẹ́ pè pè pè pè pè pè pè kí yẹn pé Ahmada Tijani kó pé Abdul Qadir Jilani kó pé Ibrahim Ilyas kò pẹ̀ Rabi'atul Adawiyya kò kò gbogbo wọn kò pẹ̀ alìbàstọ́mí kò pò wọ́n jù bẹ́ẹ̀ lọ alìkáràkí àwọn kíníkà alìbádáwí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àrùbáàbù àwọn tí wọ́n jọ́sì fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala kò sí ìtò pínú wọn Ọlọ́run ní pé in tad'uuhum tó bá pè àwọn ìlú tó pín lẹ́yìn Allah kọwọ́ la yasma'u du'aakum mú lè gbọ́ àdúrà yìí a dì sàlàyé fún àwọn alánà wípé ẹwọ àdífà nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam tẹ́fì mọ̀ pé èyàn tó bá ti kú kò lè gbọ́n kankan mọ́ oníkí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni tó bá di yàmà kìyàmà àwọn òrìta mọ̀ ní àwọn ìdíkan lọ sọ́nà nuna àwọn àmọ́díkà ìsìbáwọn èèyàn mìíràn wẹ́lẹ́ yìí náà wọ́n àmọ́ sọ bá nàbí pé o mọ̀ nǹkan tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tí wọ́n lọ́ta wọ́n da ìsìn wọ́n dẹ̀ change ẹ̀sìn fànàbí o mọ̀ ànẹ́bí lè bẹnu sáré so kò sí àtọ̀lá èyàn tó gbé ya Rasulullah àbí tó gbé ibadallah rijalallah àbí tí ń pè kíníkàkíníkan Abdul Qadir wá tí fò aláìyá àbí tí ń pè ya Abdul Qadir ya ibn ummul khayri la tansani àbí tí ń pè Abdul àti ẹ̀ tí ń pè àlìjẹ̀ lóní àti ẹ̀ tí ń pè àwọn ẹranko ní àrẹ́mí ń pè àwọn ẹranko àwọn ará indianu àwọn àmà jọ́sìn fún mọ̀lú àgọ̀gbọ̀ kọlọmọdé yẹn gọ́gọ̀ àwọn àmà jọ́sìn fún ẹlẹ́dẹ̀ àti gbogbo nǹkan tó bá India kí nìdí ẹ̀yin ó pa ẹran pa màálù màálù lọ́lọ́ tí ẹwọ lẹ́bù tí yẹ̀ lè tí nǹkan lè báyẹ̀ dé tí yóò fi gba màálù lọ́lọ́run màálù fà táwà jẹ lọ́fẹ̀ẹ́ ló fún ibi táwà ń bá ti wà lọ so àwọn bí níbi pé ọlọ́run àwọn ni àwọn míì sí ọ̀bọ́nú wọn ọlọ́run tó wà ní India nìkan ó lé mílíọ̀nù ẹlòmí nìkan ọlọ́run tó nìkan gánigan tó nìkan tó nìkan dání nínú compound rẹ̀ àwọn ọlọ́run tán pọ̀ so àwọn mùsùlùmí náà dẹ̀ ń kọ́ sí wọn náà àbúwà tó ń ṣe ibn arabi àbúwà tó ń ṣe hussein bin muslim al-hallaj wọ́n tó ń ṣe ibn arabi tó ní pé wà mọ́n khanaziru illa ilahuhum ó ní kílà àwọn ẹlẹ́dẹ̀ tí ìbá ń sọ lọ́wọ́ àwọn àbúwà tó ń sọ kílọ́gbé ma fi qalbi ghayrullah kò sí kẹ́kẹ́ wọn gbọ́ hasbi rabbi jallalla ma fi qalbi ghayrullah kò sí kankan tí bẹnu ọkà ma tó jù ọlọ́ọ̀bá lọ bí máa na ipé allahu bi dhatihi mawjudun fi qalbina aw fi qulubina agbúwa tó ń ṣe ẹni tó ní pé ma fi juyubina illallah kí ló wà ní àpò wà nínú àti nínú sílìbù àti ìbá sọ lọ́ọ̀bá allahu fi kulli makan ọlọ́ọ̀bá bẹ gbogbo ayé gbogbo àwọn belief ń kọ́ belief tó mọ́ gbé ẹjáde nínú ẹ̀sìn islam ni because àwọn belief yẹn náà ló ní tó fi mọ́ pé ẹlòmí lẹ́yìn allah subhanahu wa ta'ala àbí belief pé àkúdáyá àbáwọn tàbá ti kú wọ́n tún lè wá sáyé padà àbí belief pé èyàn tó ti kú ó tún lágbára ju èyàn tó wà láyé lọ ẹ opposite nípa èyàn tó wà láyé ó lágbára jẹni tó ti kú lọ wọ́n sì bá wa change ẹ pé èyàn tó ti kú tún lágbára jẹni tó wà ní ayé lọ so ìgbà tó ti believe pé èyàn tó ti kú ìsìn lágbó ti ní àwọn extraordinary powers kò síbọ̀ sí ní mọ̀ pé lẹ́yà Allah kò síbọ̀ sí ní mọ̀ pé lẹ́yà Allah ẹ̀dùnmí tí wọ́n kú wọn sọ̀fà ọmọ àwọn òkúdà àwọn òkúdà wọ́n ti gbókùsùn ìsàwọ́yá ẹmọ́dà ọ̀yá ẹgbẹ́sájú yá ẹmọ̀tà ọlọ́wà wọ̀nyá yìí èmi ti rí dáadáa ní ọ̀yá ọ̀yá ẹmọ̀tà ọ̀yá wọ́n ti wọ́n wájú ọlọ́wà bá yá ẹmọ̀tà ọlọ́wà ṣe ẹ̀yin àwọn tó ti wík tí wọ́n lè ṣe àwọn ti wo nínú fíìmù yẹn ẹni ẹ̀kàn kú ní bó ṣe kú báyìí bí kì ní kẹsẹ̀ dìdìra rẹ̀ ẹni ẹ̀nà ni ó wà lo photoshop wọ́n fi ẹ̀dìtẹ̀ ẹni ẹ̀nà wà dìde nínú rẹ̀ yóò àmọ́ rìn káàkiri tó bá yá yóò kàn lọ bí kánà ní jarí láàrùn so normally adé padà ti sọ́láwọ̀ ìdíkò tó kọjá náà pé ibi tí muslim gbọdọ̀ gbẹ́sì yẹ́ dé alógbùdọ̀ strong níbi àkídà àti tí ẹ̀bá kú sẹ́ ẹlùmí tí ẹ̀bá kú lulẹ̀ kò lè súnlẹ̀ fọ́sùkùn kí ló wà ń bẹ èyàn kú kí aláṣẹ̀lẹ̀ ìgbà tí ẹ̀wà kú wọ́nkọ́ bẹ́ẹ̀ni ẹsẹ̀ kúdà wà tẹ́lì ẹjọ́ sùn lórí ẹjọ́ sùn nílé báyìí ó sì kú kílẹ̀ tó mọ́ àà ó ti rinlẹ̀ pé lè ti kú àpá àkámù jàná ìjì ló kú bá aṣọ ti wà tó fi wẹ́ tó fi wẹ́ sí gbogbo ẹ̀yẹjú ẹ̀ tẹ́ ẹgbẹ́ sì gbé kalẹ̀ wọ́n náà sì sún ti ẹ̀kadà ìwọ́lá àmọ́ àti alákọ̀ àwọn àkọ́ ìdì kan mọ́ nígbà tó bá rókù ẹran tó wá ń bẹ̀rù kú ẹran ni agbóhùn bẹ̀rù kú ajá àwọn gbígbà tajá wà láyé ajá ayé àtajá tó ti kú ìwó ló lágbàájú méjì the same thing fẹ́yẹ̀ náà so o ní láti máa bẹ̀rù ẹrù mẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ní Sheikh Muqbil bin Hadi Al-Wadi rahimahullah náà sọ pé èyàn tó bá gbọ́ ẹ̀sìn yìí tẹ́sì yé tó strong gan níbi àkídà tó lálàáfíà dáadáa àwọn àlìjànú mọ̀ sáfún lẹ́sẹ́ àmìyàn tí ó bá gbẹ́sìn yé gbogbo nǹkan ní ó mọ̀ bẹ̀rù kódà yóò mọ̀ bẹ̀rù òjìjí ara rẹ̀ òjìjí ń tẹ̀lé mi o ìmọ̀ ń tẹ̀lé mi gbàkánlẹ̀ àti pé lóòtọ́ ìmọ̀ bẹ̀rù òjìjí ẹ̀ lóòtọ́ tó ó ti líǹkì àwọn nǹkan ah, ìbẹ̀rù wa so Ọlọ́run tún sọ ní Qur'an Ọlọ́run ní pé la yamlikuna mithqala dharratin fis samawati wala fil ard àwọn tẹ́ ń pè lẹ́yìn Allah àwọn tí wọ́n ní kankan wọn lágbára kankan ní sánmà àti nínú ilẹ̀ ṣẹ̀rẹ́lẹ̀ kejì nínú àwọn àníwáwọ̀lẹ̀ ìbádà tágbìdọ̀ mú ó ní alistiana alistiana ni ìmọ̀ wá ìrànlọ́wọ́ ìmọ̀ wá ìrànlọ́wọ́ náà pè ní alistiana ìtumọ̀ ní pé tọ́lábùl àwọnì ala amrin minal umur wà tọ́lábùl àwọnì ala kismi so wá rí ìstìyànà méjì ló pèsè àkọ́kọ́ an tatlubal àwọnà mimman yakdiru ala i'anatika kó tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹni tó lágbára láti ràn ọ́ lọ́wọ́ mọ́rù tẹ̀fsílì yẹ̀wò kó ìrànlọ́wọ́ وهذا يجوز أن تستعين بالمخلوق فيما يقدر عليه إليه يوقع يسيبوا الويسنا èyàn tó lágbára láti fúyẹ̀ ní 20 naira àdákùn ẹ̀rẹ̀ lọ́wọ́ pẹ̀lú 20 naira ó tọrọ ọ̀nà lọ́wọ́ ní àbí ìstìyànà ló ṣe yẹ nítorí pé èyàn ní ó lágbára àti fọ́nkí ní àbí ẹ̀ẹ́ ó sẹ́bọ̀ ọlọ́sọ̀lù kùrán ọlọ́lù wa ta'awanu ala al-birri wat taqwa wa la ta'awanu ala al-ithmi wal 'udwan ẹmọ ráyín lọ́wọ́ ìrìnkàáwùn ní àrí ẹmọ ráyín lọ́wọ́ lórí al-birri wat taqwa lórí ìbẹ̀rọ lọ́ọ̀bá àti lórí dédé dáadáa àti ìbẹ̀rọ lọ́ọ̀bá ẹmọ ráyín lọ́wọ́ ẹmọ ṣe áwùnù ẹmọ fún ayé ní áwùnù àti agbóró so wani fata'awur bainan nas fi ma yaqdiruna alayhi wa yanfa'uhum amrun tayyib ìmọ̀ jọsí láàrin àwọn èèyàn ìmọ̀ ara lọ́wọ́ níbi tí wọ́n lè kán lágbára wọ̀lá ọ̀rọ̀ tó dáadà idha kana al-insanu hayyan hadiran qadiran ala an yu'inaka fahadha la ba'sa bihi tó wá kí bí ẹni tó ń tọrọ rẹ̀ lọ́wọ́lọ́dọ̀ rẹ̀ ẹniyẹ ìyẹ̀ tí bẹ́láyé ni ẹniyẹ ìyẹ̀ tó wà ní tí àbí ẹ̀ tó kó wà ní proximity ní èsì olè call lórí fóònù proximity náà ni ẹni ẹ̀dẹ̀ ní ó lágbára láti kìí now èyí tó wọ́n pẹ̀lú ní lórí jẹ́ ìyẹn lè sínú ìtọ́ àwọn tó gọ́ ìbù ah ìyá mi àbìkẹ́ dákùn ẹfúnmilówó ìyá ẹ̀dẹ̀ ilé ẹbọ ló sì yẹn lóòtọ́ ìjẹ́ kí ẹ̀yẹ wà láyé ní ẹ̀yẹ fún àmọ́ ṣẹ́rìsì ní pé kò ní máa pè ìyá yẹ tí bá ṣe kó níbi lè pé ẹnìyẹn ní àwọn ó ní tàṣọ́rọ̀ fìfìlẹ̀ káwọ̀ ẹnìyẹn náà lè direct nǹkan láti ibi tó wà yẹn kó dẹ̀ ẹnìyẹn tún ní mọ̀ kọ̀kọ̀ because ẹni ò sí ẹjíkájìnà sáwọn rẹ̀ àwọn rẹ̀ léwu bẹ́ wàláwó léwu bẹ́ tọ́ wọ́n ni ka an yẹ tuluba maju sa'aridu ka bilmal bí kí yẹ tọrọ ọgbẹ́ ẹlákẹ fún lówó aw yu'inuka ala hamishe abẹni tí ó bọ̀ gbé nǹkan aw yu'inuka ala bana'i ha'id abẹni tí ó bọ̀ kọ́ nǹkan ẹlákẹ bá ń kọ́fẹ́ sí yìí aw yu'inuka ala hisodi wa hadhihi umurun yakdiru alaiha an-nas sibawa wa inte yalishini a la ba'sa bil isti'anati bil makhluqin fiha iyan le tawle lawolodo àwọn ẹ̀dá Ọlọ́run ba ni bibe wala yu'addu hadha shirkan iyan sigodo kule lebo wallahu fi auni al-abdi ma kana al-abdi fi auni akhihi hadith anabi ọlọ́ọ̀bá ọmọ rẹ̀ wúlọ́wọ́ ló fi gbàṣẹ́ wúlọ́bá ọmọ ìyá rẹ̀ ní ọwọ́ ẹlẹ́ẹ̀kejì náà wá ń sọ táà ló lè gbẹ́fẹ́ lómi dẹ́yà Allah ó ní al-isti'adatu bi ghayri Allah fima la yaqdiru alayhi illa Allah kí ẹmọ tọrọ ẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmí tó yàtọ̀ sí Allah níbi kẹta sí pé Allah nìkan ló lè ṣe fún yà ọlọ́run nìkan sọ ló lè sí ìwọ wá ń tọrọ ẹ̀rẹ̀ lọ́wọ́ lówó àbí husuli alwaladi wa dhurriya àbí ẹfẹ́ lọ́mọ ẹfẹ́ lọ́mọ ọmọ àbí kí ẹmọ wá ìwòsàn fára rẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé yíkọ́ ìyàn gbọ́dọ̀ tọ́gọ́rùn lẹ́dọ̀ ẹ̀mí ìdẹ́yìn Allah subhanahu wa ta'ala kí ni di ìdí ni wípé Allahu sí o ọ̀dọ̀ rẹ̀ nìkan sílámà wá ìrànlọ́wọ́ wá so isti'ana iná nǹkan ìran kan nínú àwọn ìran ìjọsìn náà tẹbáníkẹ́ wo isti'ana dáadáa isti'ana náà kó sínú ìbádà wọ́n wá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ilé min babi atfil khas ala al'am wọ́n ṣe atun tó wà more specific sórí tó wà general tàbí iyyaka na'budu ó ti kó du'a sínú ó kó isti'ana sínú ó kó istighatha sínú ó kó tawakkul sínú ó kó inaba sínú ó kó raja'u sínú ó kó kinagbe rahbun àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí ó kó sínú but on ti example àbí kí ẹ ma wá àárẹ̀ kí ẹ ma wá ẹgbọ́n yóò bá kú sí rádá alọ̀bá wọn ká ní so wọ́n bá wá tí ojú àbíká lọ bá wọn ká ká bá wá sí ojú irọ́ ojú ìsí ojú wọ́láyà ọlọ́nìkan lágbára rẹ̀ tọ́ ààrẹ ní ó rẹ̀yàn agbìyàn lọ́sọ́dọ̀ babaláwo èyàn tó rẹ̀ ogun lọ́sọ́dọ̀ pásítọ̀ èyàn tó rẹ̀ ogun lọ́sọ́dọ̀ àwọn tánkìrà wòlí àwọn wèrè tánkìrà wọ́n wòlí àbí tí wọ́n mọ́ tí ń ṣe wọ́n táwọn ogun màárẹ̀ ti ń sí wọ́n so ilé ń kọ́ wà láhì kò sí nínú tó bá láàká ìmúkọjẹ̀ kátọ́wà sọ́ẹ̀sì because Allah nìkan ló lágbára ti fi ẹni ṣàbá but ọ̀tọ̀ ní wíkẹ́ ìwá tẹ́kì sábàb ẹwà lo ogun paracetamol gbogbo bi ni kan àwọn bàbá kan àwọn náà lágbára àti yọ ààrẹ yẹn kó ilé nǹkan àkídà tó tako àkídà ẹ̀sìn kódà ogun lọ gbàrí parasamọ́ kan ló jẹ́ kó ààrẹ rẹ̀ àwọn tó jẹ́ asbábù kauniya rẹ̀ ó fújọ lókó wá bí ní pé òun gangan ẹ́ tó mọ́ ṣe nísbà kíní ẹ̀ wọ́n lè nǹkan òkùn tó kíyàn tọrọ rẹ̀ lọ́dọ̀ lè mílẹ̀ Allah èyí kí n tọrọ lọ́dọ̀ àwọn àmọ́wàt àbíọ́dọ̀ tó wà nínú sàárì àbíọ́dọ̀ àwọn òsà àbọ́dọ̀ àwọn igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ilé ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìbàdá ti ti a ní tá gbọdọ̀ gbé fẹ́lú mílẹ̀ Allah subhanahu wa ta'ala so inshallah ajo ni وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته